الحمد لله <clears throat> والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين ibi tí a ti dó níbi àlàyé àwọn ọ̀rọ̀ tí bóòlù ẹka ṣe nígbàgbọ́ nínú al-qadar bóòlù ẹka ṣe mọ́ orí àwọn nǹkan tí ó bá ṣẹlẹ̀ sí wa bóòlù ẹkí a ṣe mọ́ rí sódàtà mọ́ dúgbẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala hadith kan tí wọ́n fẹ́ kóòtù fún wa ní àwọn ìbẹ̀rẹ̀ anẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ pé al-mu'minul qawiyyu khayrun wa ahabbu ilallahi minal mu'min ad-da'if anẹ́bì sọ sallallahu alaihi wasallam pé ṣẹ́rí mu'mini tó strong tó strong dada ó strong níbi iman ó strong níbi ìdúróṣinṣin lórí ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lóore ó dẹ̀ ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ sí irú ẹni bẹ́ẹ̀ ju èyí tó ṣe kí mùmìní lóhun náà lọ àmọ́ mùmìní tó ń lẹ òun wíkì mùmìní náà làwọn méjèèjì o àmọ́ ìkan strong gan ìkan wá wíkì wà fi kullin khairun oníkálùkù wọn sì ló ní dáadáa tí ń bẹ lára rẹ̀ but èyí tó jẹ́ èyí tó strong dáadáa yẹn ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ sí ó dẹ̀ lóore ju èyí tó ń wíkì lọ àdáwọn ni pé ihris ala ma yanfa'uk oníkálùkù yí ẹ ma ń ṣe ojú kòkòrò nǹkan tí ó ṣàǹfàní fún yín láyé àti ní yawm al-qiyamah a nǹkan tí ó wà beneficial fún yín oníkẹ́ ma bal yóò padà tó kó bá mi ya jìnà sí wasta'in billah ẹsì ma wáyìí sọ ọlọ́wọ́ ẹ ma wáyìí ìrànlọ́wọ́ ọlọ́ọ̀bá kí tọ́ ọlọ́ọ̀bá nǹkan tí mo rí pé yóò ṣàǹfàní fún mi yìí tí ò ní bá alìkìyàmà mi jẹ́ yìí tí yóò sì tún sáfàní fún níbi ọ̀rọ̀ ayé báyìí náà ọlọ́n dákùn wá sánú mi bẹ̀wò wà látàjẹ̀z ẹmọ́ mọ̀ kágara èkín kágara ara wà látàjẹ̀z ẹmọ́ wí pé wòó dákùn mi ò lè ṣe kọjá ọ̀nà ibi tí mi lágbára mọ́ náà ní mo ṣe dé ẹsà ara fún nílẹ̀ báyìí rárá èkín ní èkín kágara bal èyẹ mọ́ ń kọ̀ntínú ni ipé ẹ musa tó lè ṣe débé àgbí tí má tún gbìyànjú díẹ̀ sí ìfìlè ṣe báyìí èyí ma lékún níbi àgbóyé ẹ̀sìyàn bẹ́ẹ̀ ni yóò ma fi action èyí ma put it into practical èyí níbi lè pé so ibi táwà ti dé yìí a ò ní ṣe kọjá bí rárá fa'in ah, annani fa'altu kadha wa kadha

so law anni fa'altu kada wa kada in ba jẹ́ kí mo ti ṣe lè mo ti ṣe lè yìí ni a walakin kul ló fi jẹ́ kí ó dá kí ẹ̀ tí kọ́kọ́ tí kàwọn tó yẹ kí ẹ̀kọ́kọ́ sí náà ó rẹ̀yàn ó ti tó ká gbé lọ sí alhamdulillah kí ṣe ah ó tó yẹ kí bí a tó ti gbé lọ ilé kan ni àbí aha so ẹmọ tó nígbà ní pé kí ẹ̀ ṣe o walakin kúl àmọ́ tó ẹkọ́ sọ ní pé qaddarallah tọ́ ìntọ́lọ̀ ti ní ó ṣẹlẹ̀ lélẹ̀ wa ma sha'a fa'al ìntọ́lọ̀ bá ti ní ó ṣẹlẹ̀ lẹ́nu ìṣẹ́ tó kí mọ̀ ah, qaddarallah wa ma sha'a fa'al qaddarallah wa ma sha'a fa'al torí ẹti ẹti rẹ̀dì tẹ́kì sábàb

because tó bá lọ sọ pé ah jákí mo ṣe báyìí ni o fẹ́ sílẹ̀kùn ṣe le lè fún ààrẹ bẹ́ẹ̀ni o fẹ́ sílẹ̀kùn ṣe ìtọ́nù wájú kó tí ó ìpẹ̀ ẹ̀ òtìlìbáyìí tó bá dìgbà mi tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ kọ́lá ṣe tọ́lẹ̀ jẹ́ mọ́ fi ṣe ọlọ́kàn pé wo mọ́ lọ sí ẹgbùta náà fa ẹni yìí tó rẹ̀ rí ìgbáfẹ́ ìtẹ̀gbé lọ sílẹ̀ àbàbà bá mi ẹwú fẹ́ ìtẹ̀bá mi wo bóyá wá ayé ni ó ṣe tọ́lù fẹ́ mọ́ fi kí ní ẹsí ọlọ́kàn pé ah ṣe kí mo ìmìnà but èyàn ní gígbà ìfún ṣe ìtọ́nù ni ìtọ̀ qaddarallahu wa ma sha'a fa'al kí ní gata lè ṣàfàní níbi hadithi àǹfàní pọ̀ mẹ́rẹ̀ nínú ẹni wípé mùmìní tó ṣe pé ọlọ́ba fẹ́ràn ó ní mùmìní tó strong ẹ̀ mùmìní tó strong gan léyìí tó ṣe pé ó ń ṣiṣẹ́ olóore ó dẹ̀ ń lójú ó ń ṣe ojú kòkòrò kẹ tí ó ṣe àǹfàní fún kí kójú kó sí lé pé wo tí ló bá sì wáyé tọ́lọ̀bá lálòó láyé alòó ni èmi ò ní kò nínú ilé tèmi ma ti jílá ọwọ́ isi sùn tí bá lówó wọ́n gbóhun wà bá nínú ilé náà ni ara ìyẹn náà pè ní al'ajizu ìyẹn náà pè ní in tó kà mọ́ sọ ní pé ó wà ní haram lórí pé à ń wówó pé àwọ́ àánàmọ́dọ̀ jẹ́ mílíọ̀nì agbùdọ̀ kú owó gbùdọ̀ wáwó agbùdọ̀ di mílíọ̀nìyà ó wà ríṣẹ́ tó jẹ́ haram iṣẹ́ yìí haram ni a mọ́ sí sórí tó bá di mílíọ̀nìyà wà láìwá sí dínà lọ́nà halal iṣẹ́ yìí haram ni a wọ́n tẹ́ dìkọ́ àwọn asọ́bẹ́rẹ́ bí 1.5 million fún mi a iṣẹ́ yìí ní sí nítorí haram kódà kọ́ ikú bí a ṣẹ́kà tí wọ́n wọ́n bí a ṣẹ́ tí ò sí ẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni iṣẹ́ tó kí ó ń gbà kí a èmi kí a mọ́ sí ẹ̀kí a mọ́ rẹ́ báàgì kí mọ́ sí ṣúnmẹ́ kàbí kí mọ́ ta píọ̀tà lórí títì ọ̀wọ̀ láì tó bá di mílíọ̀níà látara píọ̀tà tó ń ta lórí títì ó di mílíọ̀níà shortcut àwọn èèyàn believe shortcut gan pé àwọ àwọn ọmọ ní òun láti ah, gbábátà gbábátà àti àti bẹ̀rẹ̀ ayé shortcut ya fara mọ́ndí long cut ma lọ́wọ́ tó ti pé kò kí ń ṣàǹfàní fún wa ẹ jẹ́ ká rìn ojú ọ̀nà tó jẹ́ halal ọlọ́pàá jẹ́ yíwa pé in tó jẹ́ halal pọ̀ láyé ẹlúwà mọ́ bèèrè pé ah, aláàlí olórí láyé mọ́ ah, òsálà aláàlí olórí láyé tó ń tẹ́rẹ wọ́lá ìrọ́ ni àwálá understanding bí ẹ̀ ṣe máa ń rówó láyé

àwálá fún àwọn kí n débi pé àwá sọ gbogbo nǹkan di haram mọ́ alọ́wọ́ àwọn tó wájú ojú ọ̀nà halal àwá fẹ́ rìn mọ́ àfẹ́ ṣe sùúrù asáfẹ́ tètè lówó pé àmú fẹ́ jẹ́ èyí fẹ́ jẹ́ youngest millionaire aládùgbò yìí yes at the age of 25 kí n wá kí n wá kí ní kan mọ́tò ńlá kan kí n wá wọnú àdúgbò kí n fi ta omi ìdọ̀tí sí gbogbo àwọn tánì nílówó kí n ta tún wọn lára kí n fi fún orúkú sí wọn lójú ní kìtẹ̀mí gbogbo wọn lé káàkiri ni

níjọ kò síkà tó fẹ́ sí ìfìmọ̀ tó ó lè fi ìfẹ́lẹ̀ síta báyìí ẹgbùn mọ̀ bọ̀ tí ó fi mọ̀ nígbé tí ó lọ palẹ̀ kí ní ìmọ̀ báyìí tó rà àwọn kẹtẹ́ ìrùdí àwọn lè jí àwọn kẹtẹ́ ah, rà wọ́n ti tú ogbé lẹ́yìn wọ́n ti tú ogbé wọ́n ti tú ogbé ẹkà jí láwọn kọ́dà ló mọ́sá nínú ilé ọlọ́ọ̀ba nínú ilé ọlọ́run wọ́n ti gbọ́ kí ni ilé ọlọ́run ní kí ni wọ́n jí gbogbo ẹ̀dà nínú ìtara yóò balẹ̀ tó ń kálùkù bílí ah, a ní mò ń

ní pé kódà ìyá náà bò dẹ́rùbà àwọn èèyàn tí wá ní pé ọlọ́run fi àjẹ́ ìtẹba ti bá yóò ẹ̀ ní tí ó bèèrè ní pé sẹ́mì nìkan ní wà náà yà ẹni tí bá máa pọ̀ọ́mẹ́ ẹja lọ wọ́ná ìsúwà ẹja wọ́ná akẹ́tùmọ̀ sọ fún yí pé iná tó ń bẹ̀rù tó ń dá àmà rẹ̀ pé iná iná tó fẹ́ gbádùn náà àwọn ronú bí pé làákàyè wa òṣìṣẹ́ mọ́ ṣetán dẹ̀ ní ṣetán ló mọ́ ń fi àwọn kíní sínú làákàyè láti lè sáà nífẹ́ pé ó wà lórí ojú ọ̀nà aburú tó rí ẹ̀ kó lè bà padà wá fún lẹ́ni tọ́lọ̀ bá ó bínú sí ẹni tí ó wọ̀nú náà tí kí bá ìṣàlẹ̀ níbi ìjọpé ìtò kọjá ni wàláhì in yóò bá ní láyé in yóò bá ní <clears throat> ma asabaka lam yakun li yukhti'ak wa ma lam yakun li yusiba ṣẹ́bí tàbà ní ẹjẹ́ káàmù kí ní gẹ́gẹ́ bí kọ́ ìdá gẹ́gẹ́ bí principle dama délé ṣórí tó bá ti àti ìní alhamdulillah mo ti fẹ́yàwó mo ti bímọ márùn ṣórí bó ṣe wà yìí ọlọ́run ti kọ́ pé ní ọdún báyìí 2022 ó ti lọ́mọ márùn kò sí ó ní ìṣàlá ìwọ náà ó tẹ́kì ojú ẹ̀nà tí ọkọ̀ tẹ́kù lọ fẹ́yàwó ó rí pé ó tí wọ́n wá kí níkan ó tí rí ọlọ́wọ́ tí ìkọ́kọ́ ma ọwọ́ mi ò tó ìfìgọ̀ǹgọ̀ fà má sọ bẹ́ẹ̀ má sì bẹ́ẹ̀ ma kàn tí ìlójú ọ̀nà àhàlálì tó orin ẹ̀ ah wọ́n ah tó gbé wọn ní ọlọ́ni pé ṣe rí àwọn owó tàn fún yín àtàwọn ọmọ tẹ́ẹ̀ bìtínú wíńdò wàláì fìtínà fún yín wàláì fìtínà ní fẹ́yìn ló jẹ́ kí ní yàmù kìyàmà àwọn tí wọ́n jẹ́ àwọn fòkọ̀rọ̀ àwọn tí wọ́n ní mọ́t láyé àwọn òṣèṣì wà jẹ́ mẹ́tí pẹ́tipẹ́tipẹ́ before káwọn tán jówó àwọn olówó tó wà jẹ́ because àwọn gbogbo tí ẹ bá ní láyé wà láyé ó ṣèṣì tó gbogbo lẹ́yọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan ìbolo ti rówó ìbolo náà sí ó ṣe àkáǹtì gbogbo ẹ̀ gbogbo tó láyé everything kódà kò ní kọ́ yọ̀fẹ́ so the more your wealth the more your problem on the day of judgment so kí wá ní ogbà òkẹta ń kó jọ tínú wọn ló jẹ́ fi ní ẹ̀bá ní ní dúkìá lọ́nà fi ní pé ẹnà fújọ́ lọ́wọ́ ọba ni yóò fi kùdó sáàtì ní sáàtì ibi díẹ̀ lè náwó sí láyé tí yóò ní regret owó tó ní ẹ so ọlọ́ba owó tí mo àwọn gbogbo wàhálà táwọn kó síra ọlọ́kàn wàhálà ipé mo fẹ́ nílé ní Banana Island kìíní kan Orange Island mo fẹ́ kọ́lé sójú òyìn mo kọ́kọ́ fẹ́ kọ́lé sí mars mo fẹ́ lọ kọ́lé sí orí omi inú òkun gẹ́gẹ́gẹ́gẹ́ lè fẹ́ lọ for a night mo fẹ́ lọ gbà gbogbo wàhálà yìí táwọn kan ó fún ní mo ń sá lọ Dubai mo aláyẹ̀dẹ̀ tó bá ti pọ̀lú sórí tó bá nípò Nàìjíríà tó bá nípò lọrin ó rẹ̀ ní ó nípò lọrin ó rẹ̀ ní ó nípò náà rẹ̀ ti mọ́ sí káàkiri àjẹ́jọ́ bí dé wọ́n lè padà alówó náà láyé bẹ́ẹ̀ àwọn lè padà alówó wọ́n ti wá ọ̀nà méjì lẹ́ti ń kó pọ̀ báyìí ojú ọ̀nà ẹ̀sìn wọ́n ti mójútó wọ́n ti méjọ pé àwọn ń ṣe tó tọ́lọ̀ bá fẹ́ wọ́n padà wọ́n lè padà wá lówó láyé náà pé kí owó padà wá wà dáadáa ìwọ ni yìí ó lùzọ̀ ọ̀nà méjì ó ní lówó náà ó padà fún wéèsì gbogbo àsìkò ẹ̀ náà fún kí ẹ̀sìn mọ́gbàgbé náà táìmù tí yẹn lò láyé wọ̀ láyé èyàn ó èyàn ó tẹ́sì wọ́rẹ̀ àrẹ́bì sọ pé lan tezula fọ́dàmàlà abdi yawmal kìyàmá hatta yus'al ẹsẹ̀ méjèèjì ọmọ ànábì adamu ní mú ní yawmal kìyàmá àti tó má tó bèèrè lọ́wẹ́ nínú tó bèèrè lọ́wẹ́ ní pé ìrìnrìnrìn mú bèèrè nípa ojú orí wa gbogbo 20 years tó lẹ́yìn wà láwọn ojú ogun ìgbòlò náà ọjọ́ orí sí ìgbòlò náà sí wọ́n fi ń gbá gẹ́mù ajá ń sáré lófin náà ibẹ̀ lónà sí àbí ìwọ́n náà sí wípé ìkàmọ́ ìmọ̀ ìkà ń ṣe gáì káàkiri àdúgbò àwọn kí ni wàláhì kò sáǹfàní kẹkẹ̀lẹ̀ àdẹ́dọ̀ ìjọ́ kàdà wípé wasting of time gẹ́lá àwọn kí ni náà ibi tí ẹ lè ṣe tí yóò láǹfàní láyé o ní pé wọ́wá mọ́ náà tàbí mọ́ náà sí ojú ọ̀nà ìsìn ọlọ́wọ́ bá gbogbo Qur'an báyìí èmi náà jẹ́ fẹ́ mọ́ bá ṣe ka Qur'an èmi náà fẹ́ study bá ṣe ka Qur'an wọ́lá àwọn mẹ́sẹ̀jì pọ̀ fún wa ní Qur'an tí pé tí ìbá ń ráwọn kàmí tí ma kàdà wá tọ́nà ma kàdà sàánú yà kí ẹ rí bí i ojú ọ̀nà pé mo kàdà wọ́n máa wọ́n tí ń bẹnu Qur'an èyí ó padà jòkó èyí ó padà dájòkó sí ibìkan èyí ó sì máa sọkún pé ah àwọn kan báyìí ni ò bá ti ẹ̀fù àwọn kan báyìí ló ti kọ́kọ́ fòmí ọmú àwọn kan báyìí ni ò bá padà á tún fòmí ọmú àwọn kan tó pọ̀ ní wípé subhanallah kí àwọn kan báyìí báyìí báyìí pé mo tún ti mẹ́lẹ̀ báyìí kò mọ̀ sóúnjẹ tá jẹfa ó kọ̀ ó tẹ̀ mọ́ rẹ́rin tí ẹni ike kò tọ́ alhamdulillah kò àṣíwà láyà rí kò síwàlá tamshi bò tó bá ti kọ́ wàhálà yé sọkàn tó bá ti jí láwọ̀ báyìí wàhálà yóò ní ọkọ̀ bọ́jí ha kìníkan kìníkan hey igbá ọkọ̀ wá kò dẹ̀ so an bí ọlọ́wọ́ subhanahu wa ta'ala kó tún ọkàn wa mùsùlùmí kó tún ṣe fún wa understand ayé bó ṣe rí allahumma la أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مسيرنا ọlọ́ bá lákùn mọ́ fi ayé mọ́ fi ṣe ògóngó wàhálà wa mọ́ fi ṣe ògóngó ìmọ̀ wa in tí ó mú jùlọ ayẹwa mọ́ fàyé ṣe ọlọ́mọ́ wa jẹ́ kí iná kó wá jẹ́ bí tápàdà wá sẹ́rí sí o so hádà wa sallallahu wasallam ala muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa ashabihi wasallam wa subhanakallahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk السلام عليكم ورحمة الله وبركاته